يسمع لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام ربنا سبحانه وتعالى عاملنا بلطفه وبرحمته وبأقوه فجعل أسباب السعادة الشهادة متنوعة وكل نوع من هذه الأنواع ينال به صاحبه درجة الشهداء بفضل من الله حتى وإن مات على فراش الموت وإن مات في بيته وإن مات في غير الكتاب وقد ذكرنا ما تعلق به الموتون والمتعون وصيد الهدم والنفساء تموت بجمع والمتلذة تموت بجمع وصعب الحريم وصاحب الغرب كل هذا عرجنا عليه فيما مضى فاليوم كذلك من قتل دون عرضه ومن قتل دون ماله ومن قتل دون أهله ومن قتل دون دينه تكلمنا عن هذا بما فيه بنية ففي هذه الخطبة نستعرفها بما ورد عن رسول الله صلى الله عليه وسلم بمرض يقال له السل أو السن بالضرب السين

sí ẹni tí mo rìn àríkà púpọ̀ ìjà pọ̀mọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala wàhálà sílé fi mọ̀wá bí a kẹfẹ́rẹ́ ti fi dábì aziz ní àìmọ́ ní wọ̀nà nípa alukùrán àwọn ń bẹ̀ kọjọ ọmọ fàgàdà wáyà ìpáyà rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wọn ní kọ̀rọ̀ wa di ọ̀dà ìgbàgbà wa lọ kòṣùrù ìfà mẹ́ta sọmọ́bẹ̀ ó náà ní ìbẹ̀rù ọlọ́run tó lè fàràfíkì gbogbo ayé ọmọ rí mẹ́ta pẹ́lẹ̀ ọlọ́run yóò sì jẹ́ níbi ọ̀rẹ́ òṣùlẹ̀ ọ̀tẹ̀ kọ̀rọ̀

mo ti fún ọ ní ẹ̀gbọ́n ẹjẹ́ mi ìṣó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ gẹ́gbọ́ sí ẹ̀ṣọ́ ṣùgbọ́n náà wọ́n kò yí sí wípé ẹjẹ́ bá pàṣẹ gbogbo ọlọ́wọ́ wáyé àníwọ̀n sọ́lọ́ ọgbọ́n àlùsọ́lọ́rọ̀ ọwọ́ ń bá ní أو إلى الجنة بكنا المقتول دون ماله والمقتول دون عرضه والمقتول دون دينه والمقتول دون أهله مقبلين أكثر يسوى طي داره فالمقبل إذا لم يكن هذا الميت متلبسا بالمعصية وإن كان متلبسا بالمعصية ننظر إلى هذه المعصية هل هي منتكة عن سبب أسنطي أسباب الشهادة أو غير منفكة إذا كانت منفكة له حكمه وإن كان غير منفكة له حكمه gbogbo ẹ̀ sẹ̀rẹ̀ síwájú ṣùgbọ́n lẹ́nì àgbèpadà láti di ìran méjì lọ́pùtù àwọn ìran kẹjọ sí ìjọba báwọn ó tẹ̀ nílé mẹ́wàá tàbá ti mú àyọ̀kúrò ní ẹ̀rẹ́ ìwà ìkúrò ní ààrẹ ìwà nàìjíríà ìwà ìkúrò ní àmẹ́rin àwọn ìbẹ́ẹ̀jẹ́ mẹ́rin láyé ọ̀tọ̀ọ̀tọ̀ يبقى أنا الحديث الذي أخرجه الإمام أحمد في المسند وأخرجه ابن الطبراني في كتب العصر في إسناد الصحيح تعبت تصدر رواه أحمد هذا التعبير في راشد بن الحبيش قلنا سوا تعبت صدر أخرجه الإمام الطبراني في مجمع العوزقي هذا التعبير عبادة ابن الصامت رضي الله تعالى عنهما وأرضاهما قلنا سوا كان كل حديث عبادة الصامت أسرة صحابي السلو ṣàhádàtà bìdọ́mì àsìn sí ìyàmúlọ́mà lábàmà sọ́bẹ̀ a ti rọ̀pẹ́ àsìlù ṣàhádàtà ká fún sí ìrìnà ìdáṣọ́ lábàmà sọ́bẹ̀ kí là ń pè ìṣúlù táàbí ní ẹgbà bàbà tí ẹ̀sọ̀ pé ó ti gba ìgbé ẹ̀gbẹ́ fún ìjíà lọ́dọ̀ọ́lọ́ nítorí pé àìmọ́lá ti tẹ̀mú jùrì obìnrin tó kú pẹ̀lú pọ́fọ́lónú tàbí ìbàlẹ́bẹ̀ àti ètí ìlọ́kọ tọ́bẹ̀ ewúrẹ̀ yóò wà nìjẹ̀ náà àwọn àfáàní lẹ́yìn ìsàbí ìrètí máa ń dá ní tọ́lìkí wàhálùwà mílẹ̀ zina kìí sí obìnrin tọ́lìkù òun ni pains of èèyàn fẹ́ bímọ gbogbo ìrọ̀ tí ọmọ rí o là ń pè ní tọ́lìkì bí ìsáàlì náà tí a bá ní ìrọ̀ àti máa dá bí tọ́lìkì ó kú sínú ìmárọ̀bí gbogbo ẹ bá kú sínú ìmárọ̀bí àti àyẹ̀ òṣùwájú ṣùgbọ́n ẹ̀ tọ́bá jẹ́ pé ohun ìsìnà lónìí kò sí mẹ́wọ̀ àṣàyẹ̀ ṣùgbọ́n sólù lọ́dọ̀ rán bá kí ni máa fẹ́ àtàkì ní wọ́n tẹ́sà àtàkì rí à rí à méjìlá ní fùfù ní jẹ́ rí à fùkàní tààfi wí ní wọ́n sáré àtàkì àìsì máa ń kó ààrẹ láti di afẹ́fẹ́ eré tí sì máa ń sáré sá oníkó àtàkì lọ́nà mímí òdẹ̀rọ̀ kọ́dà a máa náà bọ́ sínú brain tó àti pẹ̀lára nítorí pé áṣìlú rẹ̀ bacteria rẹ̀ kí wá ní nǹkan tí ó sọ àwọn ọmọ alẹ́ ewu tó láti sọ o náà ni TB ẹni jẹ́ sólù ó sì jẹ́ sílù tuberculosis tuberculosis lọ́dọ̀ ti àwọn elétò ìrìn àwọn mẹ́rin kúpasálẹ́ wọ́n gbà wípé tuberculosis caused by bacteria àwọn bacteria kẹni máa ń fà ṣùgbọ́n mo lẹ́tí ní àbacteria yìí àwọn bacteria oúnjẹ ní wá ní kòkòrò burúkú títí ẹ̀lọ́tọ̀ wọ́n ń pè ní mycobacterium tuberculosis so mycobacterium yìí tó bá ti wọnú mímí èèyàn nítorí èsì òjò wọn gbóòrù láti bí afẹ́fẹ́ àwọn olóògbò tó sọ wípé bàtíríà tẹ́ẹ̀wọ́ yíò tẹ́ẹ̀wọ́ yíò ìmọ̀ spread To air tó bá ti sàtọ̀ through air àwọn gbàpọ̀ yọ́ ma tàkà pẹ̀lú kíni pẹ̀lú an infected person ẹ̀tọ́ àti kọ́kọ́ mú yọ́ ma tàbátọ́dọ̀ rẹ̀ tí bá ń sọ̀rọ̀ when he comes àbí ó túkọ́ àbò sí nǹkan ìṣì yọ́ ma lójú ẹlùmí fáyì wọ́n rí sọ náà ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó ti wà ní ètò ọlọ́ tí bí ẹ̀ntọ́ bá mú tọ́bẹ̀ ìgbà bẹ̀ lọ tọ́jẹ́ mùsùlùmí tí ọ̀pàá kọmọ balẹ́dà kírùkírù ẹ̀sọ̀ fún ní gbogbo rẹ̀ fúnra nílò tàbí àṣúlù ṣàhádà tún nítorí pé ààrẹ ìnira tí bẹ́ẹ̀bẹ̀ kéèkéé kọ́ in tọ́bá lè mú kéèyàn mọ́ lè mí dáadáa ó ń tọ̀ nǹkan ikú ọmọ ògùn ṣáájú àsìkò in tọ́bá lè mú kí níyàn yóò àfẹ́kì títọ̀ yóò àfẹ́kì in tọ́bá lè lè jẹ́ ọpọlọ ó ti gbogbo ara ẹwà ọgbọ́jà ìgbésọ́ ẹnìkẹ́kọ̀ọ́ kí wọ́n mọ̀ pé bacteria àkọ́bá onígbẹ̀ ní microbial tuberculosis kọ́ alẹ́bìsọ̀rọ̀sọ̀rọ̀ ti wá sọ fẹ́ pé ẹ̀yìn ẹkùn sọ́wọ́ ọba dẹ́gbà mọ́ọ̀mọ́ fẹ́ sàárín ní ẹ̀yìn ọmọ ẹ̀ntà rẹ̀ ìbámú tọ́bẹ̀ sí sábà ní ọmọ ọ̀rọ̀dọ̀ náà asúlù asílù ṣàhàdátọ̀nù ó ń tọ́ ti gbàwé ẹ̀ látọ̀kọ̀ ọba dẹ́gbà wípé ó sì mẹ́ àwọn ọmọ bí èyàn ṣe rí sí èyàn lè sojú kúrò rẹ̀ pàtàkì bá ní kọwà lójí àwọn oníkọ́ni lórí àánú oníkọ́ni wọ́n náà odi tuesday tuesday ẹjọ́ táìmù wọn ti ló wọn ni gbára rẹ̀ wọn náà bá lọ rẹ̀ fún ọgbẹ̀rẹ̀ gbogbo wọn ló sọ àti wọn ní ìgbàgbọ́ èyí sáàkù náà kí o tí ẹgbà gẹ̀ẹ́ àti ìṣòrí ilé ọ̀dọ̀ náà àgbọ́gbẹ̀rẹ̀ àtúgbò a wá ní èmà kàkà tó ṣùgbọ́n èmà yìí min hadith Uqbah ibn Amir radiyallahu ta'ala anhu nígbà tó sọ́rọ̀ fẹ́ máa sọ àwọn nǹkan yìí ó wá fi nǹkan kan sí tí òfin ìwẹ̀dá nígbà àbọ̀tẹ̀lẹ̀ ọ̀sọ̀sọ̀ pẹ̀lú ìdúrídàtì ẹni ọba jẹ́ pé wọ́n lọ gbà ikúṣẹ̀ bí ó ẹni ọjọ́ pé àjàkẹ́lẹ̀ ìlú mú lọ ikúṣẹ̀ yìí ni tó jẹ́ mùsùlùmí fọ́nà ní ohun ogun lónìí yóò sì bẹ̀ agásókùn lọ́lẹ̀ ọwọ́pá tó sì jímá nìkẹrún sọ ọ̀rọ̀ ọgbọ̀n ni ó sì gbẹ̀gbọ́n gbé olé wọn lọ́dún ó sì kọ̀lá lókún lónìí ọlọ́run ti pè tí ìfi ẹ̀kùnlé lẹ́ni wípé wọ́n wà ní tí wọ́n ti rẹ̀ lóòkòlò ọ̀tán ó sì ìdí okùn mẹ́lọ ọkẹ̀rẹ̀ ó dàjọ́ máa lọ́lẹ̀ ìwá ẹ̀rọ ẹnu mìí tẹ́ bá bí lórí pé lágbájá yìí tí wọ́n sàpá wọn ní ọ̀tí kí lórí sẹ́ni tó wù mí ìyẹn jẹ́ lábẹ́jì àdìjẹ́jẹ́ tó rẹ̀ ẹ̀dì ìjẹ́ ó kọ́ ẹ̀rù ní fún ẹ̀rù jáde náà ó kọ́ kò ní máa níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láwọn àdúgbò bá sí wà tó jẹ́ pé ẹni tí máa ń wé sáàpù mẹ́ ẹ̀yà nínú owó sáàpù yẹn ọjọ́ ìfọ́n mínísẹ̀ ó ní tàbí táìtì olùbráàlà sí ṣùgbọ́n owó sáàpù ilẹ̀ ṣàkírọ̀ ẹgbẹ́ bí lórí ẹgbẹ́ ẹgbẹ́ à ẹgbẹ́ ìrẹ́gbẹ́ ní ilẹ̀ àkọ́ èyí tó jẹ́ ọ̀ká tí ó jìnà ẹ̀rọ ti rẹ̀ lẹ́nu ọjọ́ olùkọ́ tó wá ti lo kàjíà wáìtì tó ti lé rí ìbá àwọn ọkọrin tó yọ ọkọ ìṣẹ́ ń bọ́n lórí ilé ní bọ́n lórí ní tó kọrẹ̀ nígbẹ̀rún ìgbẹ̀rún àwọn afẹ́ fún jẹ́ ní o àfáà ìyẹ́ fọ́ tẹ́ ẹ bá máa rẹ̀ tó tọ́ sí ọ̀rọ̀ gẹ́gẹ́ àwọn ọmọ sáàkì tó wọ́n ní ọ̀pẹ́ sàfọ́lẹ̀ rẹ̀ pé ó kú ṣe tàwà ní oṣù ní alìmọ̀kútúrù fi sẹ̀bí ní ìlà ìṣẹ̀lẹ̀ ẹni ẹ̀fà pàṣẹ́lú ọlọ́mọba pẹ̀lú gbọ́dọ̀ àti máka ó kú ṣe wàlìgọ̀rí ìṣẹ̀lẹ̀ fi sẹ̀bí ní ìlà ìṣẹ̀lẹ̀ wàlìgọ̀rí fi sẹ̀bí ní ìlà ìṣẹ̀lẹ̀ ẹni tó bá òkú ṣèyí wàlìmọ̀lùtúnmọ̀ fi ìṣẹ̀bí ìrìnlá ìlú ṣèyí ló gbogbo àgbàgbà lókú wọ́n kò ní kẹjẹ lókún yóò wọ́n jẹ́ lọ́nà lókún ogun náà sáà ní òkú ṣèyí wàlìmọ̀lùtúnmọ̀ fi ìṣẹ̀bí ìrìnlá ìlú ṣèyí ló gbogbo ẹnikẹ́ni tó yẹ pé nípa ọgọ́rọ̀ ti gbé àjàkáyà tó wá bá bẹ̀ lọ ẹ̀sọ̀ pé ṣèyí kọ́dà wà lófàsáà ẹnìkẹni ló bẹ tọ́bẹ̀ ìwà lójú ọ̀nà ọlọ́run tó wọ́n já tí ẹ̀jẹ̀ ojú ò tí ìdálára rẹ̀ tọ́bẹ̀ ìbá bẹ́ẹ̀ ẹ̀sọ̀ pé o náà kò ṣe gbogbo ẹ̀lá ní fi fíṣẹ̀ fi láìsí ilmọ̀tún ilmọ̀tún ilmọ̀tún ilmọ̀tún ilmọ̀sá àwọn fà ní kílọ́mà kò sí fíṣẹ̀ bí àwọn àfíṣẹ̀ wọn ni bẹ́ẹ̀ fi sẹ̀bílì láì tó wọ́n wàlùwọ̀lì kò fi sẹ̀bílì láì ṣẹ̀yìnú wọ́n gbé síwájú ni jẹ́ wọ́n mẹ́júrù mọ́ta àmì wọ́n ni ìlọ́bàrù wọ́n tẹ̀ wọ́n ni ọbàrù ṣẹ̀yìn àwọn àjájú ti padà wípé alìmọ̀kútúrù ṣẹ̀yìnú fi sẹ̀bílì láì والمكنون شهيد في سبيل الله والمفتى شهيد في سبيل الله ìtumọ̀ rẹ̀ wípé gbogbo ẹni tí wọ́n bá ti pa òkú oríire tí wọ́n bá tún pípa kúrò tó bá jẹ́ orí ìtọ́lọ̀ gbogbo ẹ̀ tó bá tẹ́rì sómi tí wọ́n bá ti tún títẹ̀rì ohun tí ó sì pẹ́kọ́lá ọfẹ́ ẹgbẹ́ òkú òun ọlọ́rọ̀ kọjá ọfẹ́ lọ sàbúrú níbi kan tí ó sì fẹ́ òkùnkù tọ́nà owó fún ti àwọn tàbákù mẹ́ kàbọ̀ sí bí ìran méjì mọ́n tàrọ́dà mi fọ́wókè jìbá gbogbo ẹni tó bá jábọ́ látókè ẹsẹ̀ rẹ̀ yẹ́ ìlú àpáta ìbá fọ́nà áò tààkùnù sábúrú àbí ẹranko yapa kakọ mú ti olókè olókèjì orí gini o ẹlẹ́tíṣà ní o ọlọ́tún náà sí lókè orí òkun ní o lọ́wọ́ rẹ̀ ẹsẹ̀ bátà sí lóṣìṣì ìdí orí gílọ́wà ní o lóò àpọ̀pọ̀ ní o tọ́jọ́ mùsùlùmí rẹ̀ fọ́lọ́mù

èèyàn jábọ́lá tókè tọ́bẹ̀ ìgbàbẹ̀ lọ tó sì tẹ́kùsù ní eré fọ́nà ṣèlú hauka tó sì tábùlù ẹranko ẹni ẹranko bá pàjẹ àwọn afá ní kúrò tẹ́bí kàtàkì kó bàṣáà ọwà nínú torí pé ẹ̀kọ̀ ti wíkì rẹ̀ ó ti ó kọ̀ọ̀kọ̀ orí pọ̀ lọ́wà níwá wọ rẹ̀ báyìí títí tó fi wá bẹ̀rẹ̀ lórí ah, ọlọ́wọ̀bọ̀ tó gbé o a jẹ́ pé áàdì ní mìntàtù mìntàtù fi ha mẹ́ṣàpọ̀ tó wà ṣíkìdà tó wà mú bímà ikú ni tí ó jẹ́ pé ọ̀nà ti gbà wọ́ ìkérésì ọ̀tọ́rọ̀ nígbàtí ẹ̀rẹ́ من أثر عبد بن مسعود رضي الله تعالى عنه أخرجه ابن أبي شيبة في المصنف أخرجه إمام عبد الرزاق الصنعاني في مصنفه والطبراني في مكتب الكريم عبد بن مسعود irú ọ̀rọ̀ هو kò lè sọ صوري òní ìnàmọ́ ìyàtàrọ̀ dá mínú kú sí ìjìbá gbogbo pàtàkì tó yóò pè tọ́gbà bẹ̀kọ́ wàtàkùnrin mùsùlùmí abẹ́ni ní ẹranko pàjẹ́ tàbí wàlgọ̀ríkù fi sabilillah wàyẹ́kọ̀ọ̀kù fil bahri àbí يقول إليهم اليوم شهيد عند الله gbogbo wọn pátá ẹni tọ́lọ owó fún ní ṣàrádà ọ̀rọ̀ ìpọ̀lọpọ̀ kìí sí ọ̀rọ̀ sáàbẹ̀rẹ̀ sọ àti kọjẹ́ tó ń gbìyànjú wájú sàṣẹ́lá ó dẹ̀ bẹ̀sẹ̀ mẹ́rin wọ́n yàtọ̀ sẹ́ntí ìrẹ́rẹ́ bá ohun àwọn tí kẹ́ ìrẹ́ bá nínú haram ní 2016 kọ́tọ̀ ìgbẹ́ tábí ìgbẹ́sẹ̀rẹ̀ ọdúnkà náà ọdúnkà náà tábí ìgbẹ́sẹ̀rẹ̀ sọ ìwúlẹ̀ àádúrí làwọn ẹ̀ntí nǹkan wó pa làwọn àwọn tí ó tẹ̀ pa náà sọ ìwúlẹ̀ àádúrí ní ẹsẹ̀ náà ní tó ti kéde orí ìdówólúwà àwọn ilé ẹ̀pà ti rẹ́ gbídọ́gbà ọjọ́ láti rí àkàsọ̀rọ̀

ayé òun tọ́bọ́ wá kàtì méjì kò bí ẹ̀mẹ́wàá sẹ́ẹ̀ méjìlá ẹsẹ̀ wá kàtì àbọ̀yọ̀ kó sì mẹ́jì ti dágbé láàrin àpàlẹ̀ pé òtútí lọ gàtọ́ ẹ̀mẹ́ ìjábà tí ìsáàmù bá bẹ́ pẹ̀lú ẹ̀ káàkiri oríire ó di النبي يشرك القيد ماكد يعني ماكد جبل مالك بالعرض مالك لن تي ọwà ní nǹkan tí nǹkan wá òmúpọ̀ ṣùgbọ́n gbà tí nǹkan òmúpọ̀ kí ló bí orin gbogbo ẹni tí ìjìbábọ̀ ojú omi wọn kèé ṣe kọtẹ̀lì sí omi o ìjìbá ọkọ̀ ojú omi wọn ẹ máa ń wo èmà àti àwọn ọlọ́run ẹ̀sìn ìjìbá ọkọ̀ ojú omi wọn ọkọ̀ ojú omi wọn ti mọ́ náà ní wọ́n gbé àkàkì ní tó ìpíṣẹ́ ti báyìí ní sí báyìí ó fi wá ní pé dàwárùwà ọ̀rọ̀ kí là ń pè dàwárù oòyí ojú ọba dé nyàbá bí ẹ ń bẹ́ ìbìtọ̀ bẹ́ ìbìtù níbẹ̀ ṣẹ̀yí ìlú oyi náà lòun lọ́pọ̀ kánú kò lè dágbó wọn tí títọ́nà tó ti pọ̀ka mọ́bẹ̀ ṣẹ̀yí ìlú oyi náà lòun tẹ́ orí mẹ́rin gbogbo tó yìí ń yọ́ lọ́rẹ̀ẹ́ forí sọ lára rẹ̀ kó ṣùgbọ́n bàbàbà bú tọ́bọ̀ ọkọ̀ ojú omi wọn ìlọ́fà kílẹ̀ ìwọ̀n nílé já àti súnmọ̀ ìdá àbìdáwó min hadithi ummi haram bintu milhan hmm. ibi àwọn asìkòtàwà àsìkò tí olóòjú olè sàràyẹ́ ẹ̀sìn pàmẹ́ tàbẹ́ni tí tó bá nínú ẹ̀sìn bá kéré nítorí pé àjíjúgbọ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ wà ó ẹgbàrí ọmọ ẹ̀dà nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà àwọn púpọ̀ bá yá lásìkò bá tó ọlọ́wọ́ bá ti sẹ́rẹ̀ wọ́n bá fún aṣọ pé sí ẹ̀kí bára yẹn nínú àṣà àtẹ́ẹ̀sì rí kí ló fa ọ̀rọ̀ yìí ó mú àárọ̀ tọ́gbàdí ìlàbẹ́bì wa tààrí nítorí bí àtẹ̀bí máa lọ lé ẹ̀ àrí ìgbẹ́ndò kúrò wọn tí è sí ìṣerú ẹ̀ sẹ́lò mí kìkẹ́ nínú àwọn obìnrin kọ́dà umus lẹ́yìn tọ́jẹ́ ya anas albimọ̀lù rẹ̀ jẹ́ àgbọ́bẹ̀ aláàsùn sọ́rí ìpùsùn àwọn ẹni kò ṣe mọ́ àwọn ọgọ́rùn-ún mẹ́sìn mẹ́ta wọn wọ́n kọ́ ọgbọ̀ ọmọ wọ́n sì bẹ̀rẹ̀ sọ́rọ̀ wọ́n ti rò pé ààyè wọ́n máa ń jogún rẹ̀ ní kèé ṣe dáadáa kíni tàbí àyè tí láti ìdílé ìdílé tẹ́lùfà pàdé ní ogun ṣèbí náà ní lókun mẹ́ ìbá àmọ́ lè gbé kìí sí ilẹ̀ síwáwó agbọ́dọ̀ kí a bí ìtàmátí sọ̀rọ̀ wà wọ́n ní tàbí jọ pàtàkì tàbí lọ lọ́sùn rẹ̀ tí má jẹ́ rẹ̀ ó mú àkàrọ́mì bíbí hàn àti fúnmù sùlẹ́yìn ẹgbẹ̀ta búrò wọn ajẹ́ pé kí wá lọ́pàá bí ìrọ̀lẹ́lẹ́ tí ìrọ̀lẹ́lẹ́ ajẹ́ pé tí tọ́ bá ti wọ́lẹ̀ ìbí òmìnlẹ̀ torí pé ìrẹ̀jẹ́jẹ́ sínú tàwàfàwà méjì wọ́n so máa nẹ́bíṣì pẹ̀lú pé káánàká mahramin ìgbẹ̀sọ̀sọ́lá máa wà nàbí ní wọn ò lè bójú fún ànẹ́bíṣì ọmọ nàbí ìlòjọ travel a nígbò ní ẹ̀ṣẹ́ ọ̀nà méjì ìlọ̀rọ̀ bá wà pẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ọ̀nà àkọ́kọ́ oní wípé kánàtà ọ̀làtẹ́yìnì ìrọ̀súlì náà rọ̀dọ̀ à àwọn tí wọ́n fà nàbí lọ́yẹ̀ nínú àwọn àyá yẹn àwọn tí wọ́n jẹ́gbó wọn làwọn àyá yìí kọ́ọ̀lá nàbí ni wọ́n fẹ́ rọ̀dọ̀ à àwọn apákan tó débẹ̀ wọn apákan ibi táwọn tó síkọ̀ àwọn méjèèjì gẹ́gẹ́ àwọn gẹ́gẹ́ ni wọ́n jẹ́ ọ́ọ́lá fún ànẹ́bì kéèké mẹ́rọ̀gbọ́ àbálì náà nẹ́sà láti bí ìran gẹ́gẹ́ wọ́n ní ìran bó wọ́n láti ìran jù àwọn tí wọ́n láti bí ìran wọ́n mú àbùmùtọ́lìbì banye na inú èsì ti bi ụmụ àrọ àti ụmụ sùlẹ́yìn na méjèèjì ẹgbà pọ̀rọ̀dọ́wà ẹ̀sìn náà ní sọ ẹgbọ́n dásáàbù ẹ̀sìn náà ní sọ ẹbí àtìlẹ́bì ni wọ́n wọ́n jẹ́ bí ìyà kékeré sí àṣímọ́sọ́nà ọmọ nítorí pé sẹ́lọ̀pẹ́ àdíkìlàwó orí kọ́lọ̀mọ́sẹ́ ọ̀kánà sọ̀rọ̀sọ́lọ́wọ́ tó bá ti máa àdìbí máa lọ lé àwọn sùlẹ́yìn kọ́rà tí ó bá sí ààrẹ ilé àdìbí àwọn sùlù ní bẹ́bẹ̀rẹ̀ jẹ mẹ́ẹ̀jọ àbúrò máa ẹ̀gbọ́n máa mọ̀ wà ní wọ́n na ọjà ọ̀rẹ́ ní ilé tó bẹ́ẹ̀jọ kámẹ́sì àdìbẹ́jùgbọ́ ṣùgbọ́n wọlé yóò wọ́n ní kọ́kọ́ bọ́ tó lánàbí wọ́n bà kọ́kọ́ àdáàkì ìfẹ́ tàbá sọ ní jáde sí ìsìsàbí ẹ̀ẹ́sì bá ń jẹ sọ́rọ̀ kọ́rọ̀ kábíyèsí ti ẹ̀kọ́ lábẹ́ fún tí èbá ṣe buhari ó kò rún ṣẹlẹ̀ iná ilẹ̀ ìrìnà máa kọ́lẹ̀ káàdì bí lọ́rùn ẹ̀sìn mọ̀ pé àwọn tó pọ̀ níbo ọbẹ̀ tí wọ́n sí ilẹ̀ ìrìnà fẹ́ jẹ wọn ìbá àgbẹ̀bẹ̀ òun pé yóò ti já wọn lọ sọ́n torí pé sáàrìdé lọ sáàrìdé ló ti tẹ̀dú mẹ́wàá ní lọ́jọ́ bí ó yọ̀ náà sáàrìdé ọ̀fẹ́ gbogbo ẹyọ ẹ̀jí bọ́mọ́ lè kí ibi kí wọ́n bá ti so ìyàmọ̀ lọ́n bẹ́ẹ̀ bá bọ́mọ́ lọ́bẹ̀ èèyàn fẹ́ fi rẹ̀ sí nǹkan mẹ́rin o wọ́n gbọ́dẹ̀ fún ọ̀rẹ́ ṣe òye ọkọ̀ tí ó gùn àmọ́gbọ́gbù rẹ̀ tó ti wọ 275 km èèyàn sì lè kí ọ̀dọ̀ bá àwọn ilẹ̀ fún tó yóò lù sí ẹ̀ẹ́pàdé lọ́wọ́ láwọ́ ayé ṣẹ̀yìdì ṣẹ̀yìdì láwọ́ ayé ṣẹ̀yìdì gbogbo ẹnìkẹrì tẹ́ ẹ bá ti rí tí ìlú ọgbọ̀ dàláàmù dàláàmù tó fi wá di ẹni ti bí àgbùjọ ẹ̀kọ́ ìgbọ́bà lọ́nà àrímọ̀ nìkan kọ́dà kó ò ṣe sí mú ní gẹ́ẹ̀kà báyìí tí a gbé kúbà àwọn àkàsùnkú الترجي من فوق رؤوس الجبال من أكله السبع أكا المائل هواه تين بوا وصص وصص من زير المسيح gbogbo ìtura wọn ẹ̀bá kúrò ilé ní àkùnrin ẹ̀sìn ọlọ́run gbogbo ọlọ́run ṣé báwọn kan lè jẹ gbèsè tí ó torí gbèsè àwọn kan lè torí gbẹ̀gbẹ̀ àwọn kan ṣé ìwà yẹ kí ọ̀lẹ́jẹ̀ bí ọba torí ọlọ́run bàbá mú kún ẹ̀rọ ọba bọ́ bá lọ́kùn sílẹ̀ ọba sọ́wọ́kì ọba kò dúkù rẹ̀ ọlọ́run lílọ mọ̀ rẹ̀ ọ̀fẹ́ kú fún wọn ni torí pé wọ́n rí àdàdà tó kọ́lẹ̀ ní ilé ìkọ́mọ̀ bá mi ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ rẹ̀ kìrí ìtọ́bá ti já lulẹ̀ mọ́ fẹ́ jẹ́ kan nínú ṣùwàdáwò tó jẹ́ pẹ́ta ọ̀dá ọjàbọ́lá tó kì olóògbòrò ẹni gánà tó gbogbo rẹ̀ tó inú inú tí ó sọ iná kéyò yí mẹ́sí gbé ìtẹ́lẹ̀ pẹ̀lẹ̀ sí nínú ìgbògbò gbogbo gbogbo jíńgé jíńgbẹ́jẹ̀ nípa owó nípa fún ọkùnjúmọ̀ ṣe tí èyàn bá ti parẹ́ ìyẹn ni ọwọ́ ṣe tí èyàn bá ti parẹ́ kò ní wájẹ̀ náà àbí ṣe tí èyàn náà bá parẹ́ pàlápà ní ọ̀tọ̀ dáì kò fi lè ní ṣàádà sí yóò ní ṣàádà kápọ̀pọ̀ من حديث أبي رضي الله Àníṣà sọ́rọ̀ sọ wọ́n láti tàbí ìrọ̀rùn pé mẹ́rin tàrọ́dà ìjẹ́bẹ̀ gbogbo ẹni tó bá lọ́rọ̀ ìlú fòlà tókè tó wá jẹ́ fún máa máa ṣe pàà rẹ̀ yàtàrọ́dà fi náà dá ìnáma kọ́ọ̀lìdán mọ̀họ́lìdán fi yá abẹ́dẹ̀ bó ṣe ń jábọ̀ òkè náà wọ́n mọ̀ fún un rán ẹmọ̀ ẹ̀kọ́ máa rí bí ṣe ń pọ́lẹ̀ tí fọ́n lórí ìmọ̀tàpadà dẹ̀ wà máa ń tà hátà súnmọ̀n ẹ bá ń tẹ̀jẹ́ fún kẹta aṣọ máa jẹ́ mọ̀sílá tí ẹ rí kéwù lẹ́kí kéwù àwọn àìké nínú kùnán wá sí ìwòkà kùnán nínú kùnán kò sí ìdájọ́ sìgá mẹ́rin tí wọ́n tẹ̀ wọ́n láì lẹ́mẹ́rin ọlọ́dá lè fi wọ́n sí yóò máa sọ ìtọ́dá fún ìpínlẹ̀ ìmọ̀ ìkẹ́ gbogbo tí a ti ń jẹjọ́ pàpá jésù ẹ̀dùgbósímà tí wá ń jẹ ìlọ parí ma ń tàhátà súnmà ẹ máa ń jẹ ẹ̀kújẹ kan sìgá ló pàtó ní òrànga ọmọ obi ogun ni ẹgbẹ̀rẹ̀kún ni gírígírí ni ọ̀tẹ́lẹ̀ wà ní gbogbo lọ jẹ pátá tọ́wọ́ àgbàgbẹ̀ àgbẹ̀bìnrin fà súnmọ̀ òfin mẹ́bí ọlọ́run ni ẹ̀rẹ̀ ẹ̀ẹ́dá tó láyọ̀ látàkàtí lọ́wọ́ dáhùn fi náà jẹ́ àìnáà ọ́lìdà mọ̀kànlẹ̀ náà fi àbẹ̀dà yóò máa tún nínú kí ní òkú máa rẹ̀ gùn yóò máa kúrò àlẹ́ ó ní jí padà ó ní rí lọ tùmọ̀tọ́ wà máa ń bàyá tó ní àdídà tí ẹ bá fi nǹkan tó jẹ́ wẹ́pọ̀n bí irin ní ipa rẹ̀ ìbátọ́ta máa rẹ̀ lórí ogun ẹ̀ lọ́bẹ̀ ń kò ní ìgò náà ní o ìdàgbò ní o ọbẹ̀ sórí ẹ̀ lórí o gbogbo tó jọ́dọ̀ wọ́n tó tàkùn ọlọ́run ẹ̀rọ ẹ̀fún mọ̀pàá ọmọ fífọ́ rẹ̀ lórí ṣe múnà òkúta rẹ̀ wọ́n ní òkú ìkọlẹ̀ rẹ̀ tàmọ́tún ọ̀bẹ̀ rẹ̀ fọ́rọ̀bẹ̀ ìdàlẹ̀ ẹ̀kùn nídà yọ́ wà wà bẹ̀ họ́ọ̀lìdà mọ̀kọ́lìdà fi ya àtàlẹ̀ kan kéèsì òyìnwà ẹ̀sìn wà ẹ̀lẹ́rì ṣùgbọ́n ìkẹ́ ọlọ́pọ̀ ṣùgbọ́n mọ̀ kí èèyàn mọ́ ràríwọ̀ ríràríwọ̀ pé bọ́lọ̀ sí ṣe pé ní ìlú ó sì mẹ́fẹ́ mìíràn nítorí pé nǹkankan bẹ táàsì mistake ń bẹ pẹ̀lú náà táà bá ti jẹ́ ti ibẹ̀ àti olè ọlọ́run ọjọ́ ọ̀yàn fún èrí wí díyàn máa sí díyàn bá lọ́rẹ̀ eré kéèyàn máa palẹ́mọ́ lè yọ́n máa sá ọlọ́lọ́rẹ̀ gbogbo máa palẹ́mọ́ bọ́ bá sì palẹ́kùn ọ pákọ́mọ́ bá sọ ìdókù bẹ̀rẹ̀ ṣùgbọ́n sínú tí kìí a máa fi ti pààyàn kéjọ mọ́ bà pààyàn ṣùgbọ́n sàkẹ́ àtàrí àà ètò tí wá ilẹ̀ àṣọ orí ọlọ́ kí àwọn ọkọ̀ jẹ̀mọ́ ẹgbàgbà wọn lè ikú bọ́nà ṣùgbọ́n wá àti pàdàgbẹ̀ ṣùgbọ́n tó bá parẹ̀ fún rẹ̀ bẹ́ẹ̀ kọ́ tó wá yí mẹ́sìn ọlọ́run abájẹ̀ pẹ̀sẹ̀kẹ́ tó yí orílẹ̀ wọ́sásùn ṣe kìfìdì jẹ́mẹ̀rọ gbogbo ẹmbà ara rẹ̀ nínú ìsìláàmù tó sì jẹ́ mùsùlùmí sọ́nà kọ́ para rẹ̀ ọ̀sọ́ di kìfìdì in tó sì ọ̀dá o ṣùgbọ́n kọ́ para rẹ̀ ọ̀sọ́ di kìfìdì ilá àyẹ̀kúnà mùsùlùmí àti tọ́ bá gbà pé tó ń ṣe hàlálì kò tó gbé wọ́n bá yí bá súnmìnà àwọn mùsùlùmí òkú ni àwọn àfáàlẹ̀ ìṣọ́ ìrìnbẹ̀ fún ìyàwó àtọ́yà láti rẹ̀ sí ọlọ́nà ilé ìrùn ti tàbùtọ́rọ̀ ti kiri ṣùgbẹ́ ń bá para rẹ̀ ẹ̀kùnrà lórí ọ̀rọ̀ rẹ̀ àwọn èèyàn para lórí gbèsè àgbòyí ẹ̀lù kéré ṣùgbọ́n kọ̀ sọpọ́lọ̀ òun ẹ̀kẹ́ kí lè lọ já àfisàn nàbàdúsìn hadith jáde àbìlá wọ́n sọ sáwọn àlejò kan fàjá àwọn tufailu àwọn àgbẹ̀wò sí àtufailu ìpé nínú àwọn olówó ní hàn ní yaman ọwọ́ àdáàbọ̀ ọwọ́ àgbà sàmù pẹ̀lú kèje dáàbì sí mẹ́tìnà tí ìsọ́mù tí exist bí 20 years wọ́n sọ wà pásánù kí ló wá ń dùn so no afọ́nà ó ti gbà sáàmù ti fẹ́ nígbàtà bí mẹ́mẹ́ka in tó mú ọdún kìdè fún ọ̀sán wa ọwọ́ pẹ̀lú wa bó sẹ́gbẹ̀ sáàmù ilé wa dùn owó pé kí ni èrè fi tẹ́sẹ̀ sí ìrìnà káàmì bí bá ti lè wà náà sí ni táwọn sọ ábà ẹni ọlọ́run gbogbo ẹgbẹ́ kò bá nàbí kò tó bá dáa nàbí kò tó kó láyé tí ò sí dára bí i sí mọ́ àwọn àpọ̀ ọ̀kà fẹ́sà àbẹ́ àbọ́gbà sláàmù láti wá dà nàbí láàmù àti ẹ mùsùlùmí kò ní ìsìlámù kankan ṣe abúlábù bá kò sàlúù kò sí mọ̀ sàbẹ́ àwọn kan wà rúrú tá eré yóò ṣe yọ́ máa dà kọ́ máa sàbẹ́ pé ṣe bí sàbẹ́ náà wọ̀ nílọ àgbàsánà kì í sàbẹ́ torí ọmọ ní mẹ́ta sọ̀kàrí kò tí dáwọn láàmù tàbí wà mọ́nàá mọ́nàá ìsìkárì náà wà mọ́nàá ìfàtí náà àdẹ́bí alága pẹ̀lú àṣẹ sọ wà sí agbólé lábẹ́ pálásì láyé wòmídáta ọmọ olówó làwà bàbá mi ní ẹni wọ́n sì máa ń ṣe bẹ́ ìjọ àwọn àjọ bíbà dẹ̀ sí rí wọ́n lè mú láti wòròdù wọ́n wà kọfẹ́ǹsì lọ sí yóò kó gbogbo ọ̀nà ilé bíúrù malakosa ma ìṣẹ̀bọ̀ yóò wà lọ yọ ní ìsàlẹ̀ adégbàyì yóò padà yóò kó gbogbo àwọn sẹ̀líkà kẹta yóò kó mara yóò kó gbogbo ogun kẹta yóò pa àkùnṣọ́ pé padà wọ́n sì tẹ̀wà ó lé ní ibi ibi tí ó sì pọ̀ tó ṣe lẹ́sìn èyí ó rí tí ó fẹ́ tó mẹ́rin kan ó tó lè fi lé wà náà tí ó sì máa wọ́n nìkan wọ́n bá ṣe aláwọ̀ kan wọ́n máa ṣe rẹ̀ àwọn alájọ́ máa ti sí kára wọn tí wọ́n bá jẹ́ rọ́nà tàbí tí wọ́n bá jẹ́ ẹbí tó tó tó ní agbára yóò máa rọ̀ wọ́n bẹ́ẹ̀ kókù lọ́dọ̀ wọn kẹ́ kó lọ́dọ̀ wọn ó ti wọ̀nyà torí pé àwọn ní tẹ́lẹ̀ hangis ìjìnìmá ọ wá ní ọmọ ọba àbíní èyí tẹ́kùnrin ní ìfìdíò lápò mọ́ta tẹ́lẹ̀ mi mọ́nà ààyè gẹ́gẹ́ yóò pọ̀ fún ọ ọ̀tọ̀ sáré rágìrì sí ọ tàbí wà mọ́nà ọmọ jẹ́jáwù mọ́nà àwọn tí ó lè jẹ́ kí e, èrò ríọ̀ àbíwá ogun ẹ̀yìn ó gbọ́fẹ̀ tó ní ṣùgbọ́n èrò pọ̀ náà ti parí ìwò ànàbí náà bàtọ́rọ̀ ti sáfẹ́ kí ní wù mọ̀dínà lọ́pọ̀ àwọn èèyàn yá rẹ̀ pé tí a bá ti ẹ̀lẹ́ nìkú mọ́ká mọ̀dínà ló gúnmẹ̀ fàkẹ́rì àdáríkà ilẹ̀ kó lè bá àmà jẹ́ tí ó pẹ́ mẹ́ ẹ̀sà lọ nítorí pé Mẹ́dínà ń lùgbọ́ tọ́lọ̀wọ̀ tí yọ̀nà àbí wá ní kásà máa ṣe sùúrù náà bí ọ̀rọ̀ ọmọ sáṣe jẹ́ tàbí sápòlù ṣùgbọ́n ìlú sápòlù gbogbo ọba pàpàrà sí yàmà nígbà o ẹwọ́n ọmọ náà lọ́rọ̀ ní ó sì ọlọ́pàá bọ́ọ̀dẹ̀ kan ìṣọ́gbọ̀n ìròyìn wá dé ọ̀gbà wọn ayáwó wípé ọlọ́tí sí àkọ́kọ́ bí sùtù mẹ́jì ṣe bọ́ gbẹ́ni kí láàrín láàrín láàrín láàrín ọ̀yá ẹja ma pẹ́rù wa kàlùmọ́nkẹ́ gbogbo ọjọ́ ìgbà sáwọn àbọ̀wọ̀ rẹ̀ kàlùmọ́nkẹ́ ọkọ̀ ní ọwọ́ ń bẹ́nu ọ̀rẹ́ tó bá ìwé onáǹkẹ́ òkè ẹ̀ ní bá lọ ní bá lọ wọ́n dé mẹ́jì wọ́n sọ pàlẹ̀ sọ́rọ̀ nẹ́bí ó kí àìsàbí wọ́n bẹ̀rẹ̀ ìfẹ̀ṣẹ́lẹ̀ ẹ̀fẹ́ fájìta wílì màdínà màdínà sì ni ìlú alájàkálẹ̀ àrùn ní nígbà náà tó ń bá nàbí sàdúrà kọ́lọ́ púpọ̀ àjàkálẹ̀ àrùn kú gbogbo wọn bá ń lókùn ìrẹ́ ìwádìí ọkùnrin kan mọ́ tó tẹ̀lé wọ́n bá jókòó ọjọ́ kan bá ah, tí wà ní sí ìsìlámù rẹ̀ ìnira ìpọ̀ ní ìsinmi padà yí wọ́n mọ́ parí kí n wá sí bẹ̀rẹ̀ òun náà mọ́ tọ́rọ rẹ̀ mo sì jíọ mo fi lé fọ́nà rẹ̀ ẹbí mi náà mo gbé sáà ń sì bẹ̀rẹ̀ fà rẹ̀ sọ bára nínú ìpọ̀ fa afẹ́rẹ̀ mi ṣáà tó sọ lọ́bá mọ́lá òjì irú ìjẹ́ mi wọn papọ̀ apákan nínú wọ́n tún máa pè ní hadithu siham ìrìn ọfà tẹ́lù tuntun lọ́bá gbọ́wọ́ ẹ̀lẹ́gbẹ́ ọkà fi gún rẹ̀ lẹ́yìn ọwọ́ ó tún ìyáwọ́ báyìí lẹ́gbẹ̀ bá ń dà lára ojúṣe àkọ́kọ́ ní ẹ̀sìn ìmáàmù àgbà ògbọ́dọ̀ kí o sí àgbà ìmáàmù kí ni ìmáàmù àgbà àgbẹ̀rẹ̀ kí o sí bẹ́ẹ̀ ọjọ́ orí ojú fanáwà tó bá ní ọmọ tó bá ní àwọn àdáwọ́sí lọ́bá sí ìjọba fọ́rọ̀ àṣọ ìgbà òkú mẹ́lẹ́ lọ́bá ní ọkùnrin lójú rẹ̀ ọ̀rẹ́ ìdílé rọ̀ áwọ̀ wàhálì hasana orí ọ̀pọ̀ ìpé ah! ó ní ọ̀rẹ́ mi wọ́n ń súnmọ̀ àríkà rọ́pù nígbàtọ̀ ọdọ́dọ̀ ọlọ́run kí ọlọ́run sí fọ́ ọmọ tí fáyì náà ní ah, ọlọ́run sí gọ́bọ̀rọ̀ ọlọ́run ní ìhíjì ọjọ́ ìsàsánà bí ọlọ́run sí ní kàmàlẹ̀ká kí wọ́n gbé ẹ̀sẹ̀ tó ń fẹ́ fún lórí fún ilé rẹ̀ ó sára ọdọ́rọ̀ sí nítorí ọlọ́run ní ìjọ́ tó sì láì wọ́n gbé ẹ̀sẹ̀ yẹn lérí gbogbo ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ parí Ah, ẹ̀tí bá kúsà ní ti ẹ̀tí bàjẹ́ o ó ti fòfó irú ọmọ mẹ́rin mẹ́rin ọ̀tara lè jáde o ní ó kóyí rẹ̀ ní ọlọ́lọ́wọ́ sáàbì fún àwọ̀lú mìírànlọ́ àyíwà ìṣọ́ àwọn tí ó ti gbáwájú rẹ̀ tí ó dábọ̀nà lẹ́yìn tí ó sì jọ àtàjẹ́ pà láyè ní mẹ́rin tí ó bá lọ sí ìjẹ́ tí ó bá mú tẹ̀mí tẹ̀mí rọ́dìyàn mo ti yọ́nú sí ẹ̀ ọlọ́run ìyọ́nú sí ẹ̀wọ̀ lóògbé èyí ó bí ṣùgbọ́n yìí jama nígbà ẹ̀sìn bá tó yé wa wípé rọ̀bíná ní láyé ọba ọlọ́run láyọ́ sí lọ́rọ̀ ọba wa wà bí ìsìlámù jẹ́ ẹ̀sìn láyọ́ sí wà bí Muhammadu Rasulullah anábìlà níbi wà kéèkì àfà kẹ́ẹ̀ẹ́ bí wọ́n sọ ní ìyá mẹ́sìn rán ẹ̀ máa sú èmi náà lọ́wọ́ lẹ́sìn ṣáàtì ẹ̀sẹ̀ ọ̀gbìn mistake relief wẹ́ kẹ́mọ́ bá sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ normal normal kìí sí pẹ́wà kàtàkì ẹjọ́ sọ̀rọ̀ látàrí àkàbí kí n bẹ bí àpapọ̀ gbogbo ayé ìgbọ́bẹ̀ẹ̀kì wọ́n jẹ́ ìsìn yóò lára wa ó tí sọ orí mọ́sọ̀rọ̀ àdáwọ̀ tí a ìpínlẹ̀ àbí sọ̀rí àdébì ìrìn ẹ̀ṣọ́ra yóò fàlẹ́ ìsàbẹ́lẹ̀ pàmílẹ̀ lọ́sàbùn kò sí ìbàtàn láàrin àtọ́rọ̀ ohun àti wọn a máa rò bá tán mọ́yàn dọ́kì ìlú bá dé yóò bínú gbé lórí yí kò sí gẹ́ẹ̀ṣẹ́ kò sẹ́sẹ́ pẹ̀lú ẹ̀sẹ̀ kò ní kò láyà àbí ọlọ́njọ́ jẹ́sí òbí wa ọlọ́njọ́ àwọn èèyàn mà tẹ̀sọ́ ọlọ́njẹ́ àtọ́sùn ẹ̀ bàbá ọmọ tàbí ìwò ní ẹ̀rẹ́ kò ní sọ́lọ́kọ̀ ẹ̀rẹ́ sí ojú ayé rẹ̀ dé inú tó máa jó fún ẹ mo sì ní máa sọ ọpọlọ tí kú bá dé jẹ́ ọ̀pá ìrìnlẹ̀ pọ̀pá ẹ̀dí bẹ́sì jẹ́ ṣùgbọ́n gbogbo náà ẹ̀sìn òye ṣùgbọ́n ọ̀rẹ́ ti fáìsì kí lọ́rọ̀ sí ìtìrọ ní ìtìrọ àwọn tọ́rọ̀ ti fún ìtìrọ lẹ́lẹ́ ọ̀rọ̀ ni bọ̀bá wájá nígbà tó sí ìtìrọ lọ́rọ̀ bá sọ́sánà mọ̀rọ̀ rẹ̀ ní orí kọ́rọ̀ àbọ̀sí ìrẹ́rẹ̀ ṣùgbọ́n ìtìrọ fọ̀rọ̀ àìtò mo bọ́ ti àyẹ̀ rẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n rí ogun nǹkan mọ́ méjì ìjìlá ìrànwọ́ ẹ̀ bọ́ kára gbogbo tí gbogbo kẹ́kọ̀ọ́ mọ́rí wípù mi ní ìlú ah àdínà gbogbo gbogbo wọn bọ́wọ́ gbogbo máa rí àrọ́gà bọ́ ti àyẹ̀ rẹ̀ kí ló dé tó sí ọwọ́ rẹ̀ dí ìrọwọ́ rẹ̀ náà rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n náà sọ wípé láìmúsílẹ̀ àmìntà mọ́ àṣàtà ń tọ́ bàjẹ́ lára rẹ tó fi ikú àní pọ̀ túbẹ̀ ṣe bóòsì máa jálàbọ̀ àjẹ̀mọ́ rẹ ṣùgbọ́n ìkẹta àti sàdé òfẹ́ bá ṣe kú tó ṣe àwọn náà ní ìyá ni ọmọ wà náà ní ọmọ ṣe ń sọ̀rọ̀ mi ìlú nígbà kan kú ẹ̀kọ́ rẹ̀ àsìkò dàbí jẹ́ fún ẹran para wọn àṣọwọ́ jẹ náà èmi ò sọ pé nìkan ẹwọ tí ìṣẹ̀lẹ̀ àdúgbò àdúgbò kò sọ̀rọ̀ wà fún àdúgbò àwọn ọgbọ́n ọlọ́wọ́ bá mi wà ní ẹ̀dẹ́ ilé ìfàgífẹ́ pàpà ikẹ́ ẹ̀dẹ́ pọ̀ mọ́ ìgbà owó méjèèjì náà sí tí ọwọ́ méjèèjì bọ́ náà inú kẹtọ́ ti sílẹ̀kùn rẹ̀ fún bá ti ọmọ ìlú náà bọ̀ ọlọ́rin àgbẹ̀rẹ̀ ti bọ́ wọ́n bẹ̀rẹ̀ fún mẹ́rin gbogbo wà òkè fún àdífì ní ọ̀sùn tàbí àpàrà wọ̀ mú fi sọ ń bẹ̀rẹ̀ pé tẹ́yìn ẹ̀kọ́ bá torí gọmì kan tọ́nà bá òkú ẹ́ tí wà náà ló fi ṣe rẹ̀ àforíjì ẹnu ní ìlú tó gbọ̀ pé tí a náà ló fi ṣe pọ̀ tó òmìsú jẹyà díẹ̀ nù ó lè ṣe bẹ́ fún kàlùkọ́tọ̀ tó jẹmọ́ ẹ má para yìí ẹ̀ ó lè ọ̀rẹ́ yìí tí ń dá gbogbo ẹgbẹ́ bá ṣe ọmọ wá ní pé ẹnu wọ̀lẹ̀ kára àwọn bá ti sílẹ̀ tọ́kàn mi bá balẹ̀ ma wá bẹ̀rẹ̀ sí máa sí lọ ẹ̀sọ́ púpọ̀ kan rẹ̀ ní balẹ̀ làkọ́jọ́ kọ̀dá pẹ̀lú ìsára ní pàtàkì inú wàhálà ọlọ́run bá wà sí àwọn bàbá wọ́n máa sọ fún wa wípé bí èbá sáyé ní tí ó kún kan wá lè gbogbo báyìí níjọ ẹgbẹ́ ní ìlà ààrẹ rẹ̀ lẹ́yà ẹ̀sọ̀ fún bàbẹ̀ fún ìgbìmọ̀ sí gbogbo ilẹ̀ wọn lọ́pọ̀ àgbáyìí níjọ náà lọ́sẹ̀ ẹ̀sọ̀ báyé sí láti lẹ́mọ́ kíni nílùú iná pẹ́ǹkẹ́ ní ìbẹ̀rẹ̀ ájì láàrin sí ẹ̀tí wá lọ́gbà ní ìbájẹ́ sí rí gbọ́n mẹ́rin ara bí ó ṣe máa rí lọ́nà ẹ̀sìn ni ká mẹ́jì ọ̀dá lọ́wọ́ wa kagbá ń dáadáa yóò jẹ́ kí o wà lọ́yà yóò jẹ́ gbogbo tó sì ní tẹ́yìn gbogbo ìbọ́kàn wọn balẹ̀ ọkàn ní balẹ̀ tó kan wọn lọ́wọ́ kò sí ẹni kankan táàwà mọ́sálásí tó lè sọ pé ìrùn tó bá ní sí pé kò fẹ́rà lẹ́kùn 80 million tó fẹ́ fẹ́ wọ̀n náà àwọn kan bẹ̀tẹ̀ pé tí ọ̀pá fi rúlẹ̀ fún ẹ̀kùn lésọ léwu tẹ́ẹ̀wà sí ọlọ́sà ìjẹun bí ìsìn láì tàbí ọjọ́ ìjọ àmà tẹ̀síwájú níbi àwọn ṣùwàdáwò ní tí wọ́n tún kàtúkọ́ sí ìkàmí nǹkan ẹ̀kùn bàtíyà ọ̀rẹ́ bàdákan wọ́n fi láyọ̀ mọ́pàá wá tí ó mẹ́dáwà náà ti ṣe wọ́pọ̀ mọ́jà kúrò pàwá sórí ìyọ̀nà rẹ̀ o mọ́jà ní ìpìlẹ̀kájú kúrò mọ́jà ní ìjìyànú sàárẹ̀ o gbangba ìjọba ní gbogbo fún àwọ̀ jẹ́ àwọn ìjẹ̀nà láì ní kọ́kọ́ wọ náà ìhákìlá àwọn ọ̀rọ̀ alhamdulillah alhamdulillah الذي خلق الخلق لعبادته وطاعته أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي الدولة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا للأولين بل وصية الآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم عملكم ويكفي لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمتنا من لطف الله ومن رحمته أن نوع علينا أسباب الشهادة في الدنيا ثم في الآخرة إن شاء الله تعالى أمة الإسلام وقد ذكر رسول الله صلى الله عليه وسلم أصنافا من الشهداء بل هم شهداء في الدنيا ابناء وسينالون درجات الشهداء يوم القيامة منهم المطعون ومن المبطون ومنهم صاحب الهدم ومنهم صاحب الحليب ومنهم الغريب ومنهم الخسراء ومن المرعى تموت بجمع أو البكر تموت بجمع وكذلك منهم المقتول دون عرضه ودون ماله ودون اهله ودون دينه فاليوم في الخطبة من مرض يقال له السل أو السل فهذا المرض يقال من الهرع واسم ولي وهو مرض مؤلم جدا لأنه يصيب الرئتين فيفسدهما وكذلك يصيب العقل ويصيب يصيب المخ كذلك يصيب الكبد وكذلك يفسد وكذلك يفسد العظم الظهري فإن هذا المرض إن علمه لشديد لذلك جاء من حديث مرض اللسان رضي الله عنه والحديث مخرج في المعجم العوسطي إنما انقرار إسناد صحيح وكذلك جاء من حديث راشد بن فبيش في المسلم أحمد أنه صلى قال السل شهادة فكل من مات من هذا المرض من المسلمين فإنه ينال درجتها ومنزلتها الشهداء إن شاء الله تعالى أمتنا نعم. كذلك من تردى من رؤوس الجبال فهو شهيد كذلك من تردى من رؤوس الجبال فهو شهيد لأن هذا من الميتات المؤلمة وألم شديد جدا كذلك من أكله السبع جاء هذا من أثر ابن مسعود موقوفا عليه بإسناد الصحيح أخرجه الإمام الطبراني كذلك في المنتبه الكبير كذلك أخرجه عبد الرزاق الصنعاني في مصنفه أن رسول أن عبد الله بن مسعود قال إن من تردى من رؤوس الجبال وتعقده السابر ويضرق في البحر فهو عند الله شديد فمثل هذا لا يقال من قبيل الرأي فنسأل الله الذي لا إله أن يغفر لنا ذنوبنا أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروا لنا ولكم الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده المصطفى عباد الله اتقوا ربكم في السر والعلم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصالحين أمة الإسلام واعلموا أن من رحمة الله أن أدخل كل من تردى من جبالهم في من رؤوس الجبال في الشهداء وكذلك من أكلته السبع وكله سبع فإنه شهيد كذلك أمتنا والمهدي ذكر صلى الله عليه وسلم من الشهداء وهذا جاء من حديث أم حرام بنت ملحان أخت أم سليم أم أنس بن مالك رضي الله تعالى عنهما وأرضاهما وقد كانتا محرمين رسول الله صلى الله عليه وسلم لذلك كان يبيت على فراشهما ويأكل في بيتهما وكان يجالسهما لأنهما محرمان له صلوات ربي وسلم عليه قال صلى الله عليه وسلم الملك في البحر الذي يصيب القيء والغريق في البحر له أجر شديد فهكذا بين الرسول صلى الله عليه وسلم الماء والميل الذي أصابه الدوران وبدأ يتيقى من هذا الدوران في البحر لما أصابت سفينته أعصفة فدارت بهم حتى قرأ أو حتى صادم شيئا من حديد أو من شيء آخر في داخل السفينة فكل مات نتيجة هذه الأشياء فإنه شهيد كما أثبت رسول الله صلى الله عليه وسلم الشهادة فنسأل الله الرحمن أن يوفق الجميع ما يحب ويرضى لكن هذا الدين نهى الرسول صلى الله عليه وسلم أن قتل أحد نفسه جاء هذا من حديث نحن مسلم سيدنا حديث أبي بكر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تعدى من جبل فمات فإنه يتردى في باب جهنم خلق خلقا فيها ومن قطع ومن تحسر سم في يده يتحسر في يده انما قتل قتلا فيها ومن قطع نفسه حديث فحدته في يده يقتل به نفسه خالد مخلد في نار جهنم ابدا فنسال الله تعالى ان يقينا من نار جهنم وان يجعلنا من اهل الجنان وهو على ذلك قدير وبه كثير ونسال الله تعالى ان يجعلنا واياكم أن يسلمنا ويتبعنا أحسن اللهم ربنا عز وجل المسلمين ودمر اعداءك بعد الدين اللهم انتقل بيننا المستضعفين من المؤمنين والموت في كل مكان اللهم ربنا استر عوراتنا وعن روعاتنا اللهم ربنا كلنا معين ونصير اللهم اغفر موتانا واشف مرضانا وارحمنا اذا صرنا ما صاروا اليه يا ارحم الراحمين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار عباد الله واعلم ربكم سبحانه وتعالى امركم بامر فلا اكفي بنفسي وثنى وملكه وثنى فبكم قال الله سبحانه وتعالى ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلم أو قال مفرد صلى ثابتة من صلى عليه صلاة صلى الله عليه وسلم اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه